الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين قبل أن نبدأ يومي كان بمفاو بيومي يغنتي نقبة نصر ونقبة نقبة تبت يدا أبي لهب وتب مذمما ها لدينه أبينا وها ودينه قلينا وأمره عصينا وهو وهي أسس قول النبي صلى الله عليه وسلم لتكون من أهل جهنم فاليوم إن شاء الله ني أستقجا أمو سورة سورة الإخلاص أليس كذلك؟ suratu Quraysh suratu Quraysh afan Quraysh ní bẹ́sọ̀ <clears throat> so ní sura tó kù ní sura al-Masad afan suratul Fil lùsùmùn ah, dákọ̀ suratul Fil náà so alhamdulillah سورة الفيل ابن كثير أني وهي مكية وهي مكية كذلك إمام الشوكاني في آه، فتح القدير <coughs> قال وأخرج ابن مرداويه عن ابن عباس رضي الله عنهما قال أنزلت بمكة ألم تر كيف فعل ربك بأصحاب الفيل سوني ننوع وسورة وسوكالني مكة kíni násọ̀rẹ̀ bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil wa arsala 'alayhim tayran ababil tarmihim bihijaratin min sijil faj'alahum ka'asfin ma'kul So Ibn Kathir rahimahullah wani hadihi minan ni'am allati tanna Allah biha ala Quraysh fima sarafa anhum min ashabil fil alladhina kanu qad azamu ala hadm al-Ka'bah wa mahaw athariha min al-wujud fa abadahum Allah wa arghama anafahum wa khayyaba sa'yahum wa adhalla 'amalahum wa raddahum bi shawri khaybah وكانوا قوما نصارى وكان دينهم إذ ذاك أقرب حالا مما كان عليه قريش من عبادة الأوثان wọ́n nínú àwọn orí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí wọ́n ṣe imtinani rẹ̀ lórí Quraysh imtinani ni wípé nínú àwọn orí tí ọlọ́wọ́ bá ṣe fún Quraysh tọ́lọ̀wọ́n rẹ̀ wọ́n létí orí yẹn à ń sọ níjòkó tó kọjá wípé kò tọ́ kéyàn kó sórí fún yàn kó wá mọ̀ rẹ̀ ní ẹlétí ọlọ́ọ̀bá nìkan ni ó máa ń ṣe bẹ́ẹ̀ so nínú àwọn orí tí ọlọ́wọ̀ba subhanahu wa ta'ala tí wọ́n ṣe fún kòrè yìí léyìí tí wọ́n wa ta'ala ó ṣe kí ni àwọn ìgbàtàwọn ashabul fil tí wọ́n wá Abasha wọ́n láti kí ni yìí al-abasha so láti wá wó káàbà wọ́n fẹ́ pa ìntànkù ní káàbà wọ́n fẹ́ pa rẹ́kò lórílẹ̀ wọ́n fẹ́ káwọn yẹn ti ẹ̀mọ̀ pé kí ní kan wà tán ní káàbà ma so Ọlọ́run bá dẹ̀ torí ẹ̀ pa wọ́n rẹ́ Ọlọ́run bá dà wọ́n nù gbogbo wàhálà wọn àti ìgbìyànjú wọn láti wó káàbà Ọlọ́run rọ̀ lù wọ́n láyà Ọlọ́run bá jẹ́ so nígbà ẹ̀dẹ̀ ni wọ́n sì bẹ́tà jù àwọn kèfèrí Mákà lọ ṣẹ́mọ̀dí ni ìdí ni wípé àwọn kèfèrí Mákà ń kọ́ àwọn ará Quraysh wọ́n ń sin òsà walakin kana hadha min babil irhas wa tawti'ati li mab'athi rasulillahi sallallahu alaihi wasallam so di bọ́lọ̀ ṣe protect ilé rẹ̀ yẹn eléyìí ń tọ́ka lórí pé bí ìgbà tọ́lọ̀ bá fi o ilé yìí kìí ṣe lé tẹ́gbọ́dọ̀ sí kíni tẹ́gbọ́dọ̀ ríwó ń bọ̀ wá sallallahu aleyhi wasallam ilé yìí ni àwa Musulmi o máa kọjú sí kírun nínú tó ń tọ́ka lórí pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala òun ló ní táwọn ènìyàn tí wọ́n dé ok a sì sọ kí sọ ẹ̀ nígbàtí wọ́n dé wọ́n ní ọmọ ogun tó tó láti pa ọgbà wára maka wọ́n ní ọmọ ogun tó tó wọn ò dẹ̀ bá ẹnìkankan tí ó pàdé wọn tí ó lè kò sẹ́gbẹ̀ tó lè fèsì wọn gbà yẹn bọ́n tó ń ti bẹ́ẹ̀ kọ́ ọlọ́ọ̀bá ṣe kí ni ọlọ́run ọba pa gbogbo wọn so ìdí ni pé ibẹ̀yẹn ayé bí ma ń bá rú àwòrìsára ni ẹ ibi tí àwòrìsáàlá alìsìlámíyà ibi tí ó ti lálẹ̀ hù nìyẹn naam so ní wàhálì ikisot ashabil fil ala wajhi al-ijaz wal-ikhtisar wa takrim qad taqaddama fi qissati ashabil ukhdud anna dha wa kana akhiru muluki humayr وكان مشركا هو الذي قتل أصحاب الأخدود وكانوا نصارى وكانوا قريبا من عشرين ألفا فلم, فلم يفلت منهم إلا دوسا ذو ثعلبان فذهب فاستغاث بكويسر ملك الشام إتنية أتنين كونكت ń kọ̀nẹ́kì تتي ìtàn títí أمبو أبي an 20,000 ni wọ́n pa níbi kíso ashabul ukhdud yẹn títí فتأهب أبرهة لذلك وصار في جيش كثيف nínú ninu tó wá nínú ìtàn ni aburaha ofe ó fẹ́ kọ́ ilé Yemen nígbà Ethiopia ló ń kọ̀ntúrò Yemen <clears throat> under kingdom Ethiopia ní kí níwà Yemen níwà ẹni wá jẹ́ gọ́ọ̀nà rẹ̀ ó wá fẹ́ gbé ibi kankalẹ̀ ó fẹ́ kọjú àwọn èèyàn Kaaba because Kaaba bó ṣe jẹ́ ibi àwọn Lárúbáwá respect due to the fact pé Ànábì Ibrahim alayhi salam àti Ismail ni wọ́n kọ́ bó dẹ̀ ṣe ń bọ̀ wálé ǹkọ́ wò ó ń jẹ́ ààyè tìjára ní tẹ́mù mọ́sím tẹ́mù táwọn yẹmọ́ wá ṣe ìjọsìn àwọn yẹmọ́ ń pọ̀ gan so mọ́ ń jẹ́ ààyè tìjárọ̀ àti gbogbo ẹ̀bẹ́ ẹ̀bẹ́ lọ ẹni yìí wá kọ́ chọ́ọ̀tì kẹnísà kan sí Yemen ó fẹ́ da ojú àwọn èèyàn kọ́ bẹ́ẹ̀ bí káàbà sí wà lẹ́ni káwọn òpònú kan wá kọ́bì kan síbì kan kan ní àwọn fẹ́ káwọn yẹn máa wá síbẹ̀ àwọn tí àkúkọ́ káàbà tí wọn àwọn náà lọ bẹ̀ fúnra wọn àwọn kọ káàbà tàwọn kìníkà kìníkà ìgbàwó ẹlọ́kọ́ so nínú tó wá wá nínú tàn ìsọ́ ha oníkí ọkùnrin kan nínú àwọn lágbàwà ẹmọ tó ṣe ní bó ṣe lọ sí bí <laughs> mọ́sálásí ilé táwọn ilé ìkọ́nù bó ṣe lọ ṣe short foot sí ìrẹ́ndì ẹnu tàbí tó pín short put tó bá ti mama sọ anybody àwọn ọkọ̀ o ma ẹni tí ó bá mọ́kọ̀ lọ àbúbọ̀ ọ̀sán bóò lẹ́sẹ̀ ní ma short put nílọrin sí lẹ́gbẹ́dàgbà ẹ ìlọrin kọ́ lẹ́gbẹ́dàgbà ẹ́ àà ó lè wà lọ́kan bí i kíẹ́bì ẹgbọ́yé àmẹ́yìn ògbọ́rí mm-hmm. ẹ̀hún kó súnmọ́ ẹ̀hún pọ́síkò so ọkùnrin yẹn bó ṣe wọnú ilé ẹ̀ nìyẹn bó ṣe lọ ṣe ń tẹ́yẹ̀ máa ń ṣe nínú tọ́ílẹ̀tì bó ṣe lọ sí sí bẹ́ẹ̀nù oníṣọ́ tún lọ bí ah kí ni òun fi ńlá sí pé à ah, kí lẹ̀ yínkọ́ yìí náà ẹ́ kí ní ẹ̀yìn nìkan ẹ̀ẹ́ lágbàá lẹ́ni àbí a sì lọ wó ìlú tẹ́yìn náà kọ́ yẹn náà wàhálàlìkà ìsáhà náà almuhim ni pé fatahaba abraha lidhalika wa sara fi jayshin kathir aramram li alla yasuddahu ahadun anhu bó ṣe kó ọmọ ogun nù àwọn ọmọ ogun ńlá tán pọ̀ bí omi ń dà wọ́n lọ sí kaaba wastashaba ma'ahu filan azima ó mú pẹ̀lú rẹ̀ erin ńlá kabirul jutha erin tóbi elephant ó tóbi lam yura mithluhu ní rúgbà ń kọ́ àwọn èèyàn ríwé tó tó so àwọn gbà ènìyàn mọ̀ fi erin jà nínú wọn láwárá Persia wọ́n mọ̀ fi erin so irin elephant ni wọ́n tó síwájú báyìí òun yóò mọ̀ bá wọn kílẹ̀ ilẹ̀ lọ kẹ́ tó lè gbé irin nǹkan ṣubú ó ti lè pa 100 yóò kọ̀ mọ̀ tẹ̀mọ́lẹ̀ báyìí náà ní sí tẹ̀mọ́lẹ̀ gbì yóò mọ̀ kọlù wọn yóò mọ̀ lálà so ó ti ń kílẹ̀ ọ̀nà so tẹ bá fọ́ọ̀mù formation tẹ bá tó formation nítorí lójú ogun mọ̀ tó formation bá tó formation so àwọn èèyàn wà wájú àwọn ní shield so ibáyàbí àwọn cavalry ma wà àwọn ọmọ gọ́ẹ̀sìn àtìlẹ́rì wà àwọn múrin tiwọn ṣe báyìí àbí so àwọn kan tó pé àwọn ó di ṣídì mú tí wọ́n ni táwọn ọ̀tá bá ń ta ọfà àwọn náà bí ṣídì protect ọfà yẹn so táwọn ilé bá kọ́kọ́ ti elephant síwájú yóò kọ́kọ́ kílẹ̀ gbogbo àwọn ilé yòókù lọ́nà náà àwọn cavalry tí wọ́n kàn charge sí àárín wọn ni so irin yẹn kódà bójẹ́ ọ̀kan nìkan bójẹ́ ọ̀kan nìkan ìmọ̀ ń dá wa lálẹ̀ gan lójú ogun ló jẹ́ kó ṣẹlẹ̀ ń bẹ̀ nínú àwọn ogun tó ikọ́ àwọn mùsùlùmí jà wípé mú ò tàá hádà kan mọ̀ báwọn èrè ìjàgbà ẹlífàntì ní kí lélé yìí ó pa àwọn mùsùlùmí tó pọ̀ gan ká padà mọ́ bá ṣe padà rí wọ́n mú so khuda náà ni wọ́n lọ alharmu khuda nam wọ́n ni <clears throat> yuqalu lahu mahmud wọ́n ló kọta ń pè ẹnu mahmud wa kana qad ba'athahu ilayhi najashi malikul alhabashati lidhalik ọba annajashi najashi kèkín sí ó kọ̀wò taitu ni taitu ni bí kaisar bí mokawokis bí kìtù ni bí emia kisra firaun ben firaun taitu ni firaun na ó yẹ pé firaun yìí yóò tí ẹ̀ ó ń ya ìyàkúyà ó wá di ó kọ fún wà ilá fìràún táìtù àwọn ọba mísọ́rọ̀ eh, ni pàápàá jùlọ àwọn tó jẹ́ mísọ́rọ̀ ilẹ̀ Lárúbáwá kìí ṣe copti Sheikh Abiyad ni táìwé lórí kíní ẹ̀ lórí wọ́n ní sáìtì kàbí àwọn bí Musa ṣe dìpáyọ́sí so kèkèé àwọn tọ́láwọn rí ramsey 2 kan nínú odò tán dàmọ́ra wọn fi ẹ̀yẹn ah òkú fẹ́ àwọn wà ní Egypt èyàn kọlẹ̀ yìí àwọn mummified body àwọn Egypt ni Coptics láwọn yẹn in tó súnmọ́ jù nípa àwọn ọba tán jẹ́ àwọn ẹni ni wọ́n nínú àwọn Amalika àwọn Amalekite ṣe báyìí àbí ibẹ̀ kọ́ nam wakana so Najashi òun ló fún ní erin yẹn Yemen abẹ́bọ́ ló wà Ethiopia ṣe báyìí bí àwọn ọmọ fún pé yá ẹlọ ẹlọ́fẹ́rin rí wó kàábà yẹn wọ́n ni wàyùkọ́ọ̀lù káàna máa hù aidan samaniyatu afiyal wọ́n láàrùn mímọ̀ ní pé erin mẹ́jọ náà kó wá bi an yaj'ala salasil fil arkan وتوضع في عنق الفيل ثم يزجر ليلقي الحائط جملة واحدة ìtí wọ́n mẹ́ṣe ni pé wó sọ okùn sára kàábà wọ́n wà so máa rinrin erin wó kàn fà náà ni ẹ̀kan gbò yóò kàn wó gbogbo kàábà yẹ lulẹ̀ ni falamma sami'at al-arab bimasirihi a'zamu dhalika jiddan àwọn lágbàgbọ́ pé wọ́n ti ń bọ̀ wá hey

yemeni ń kó ń bẹ̀ rízì ní pàwọn yemeni gangan bí pàwọn gangan ni lárúbáwá pìlẹ̀ àwọn gangan náà ń pè ní al'arabu al'ariba wọ́n ma ń pàwọn kan ní al'arabu aliba'ida kí ni túnmọ̀ aliba'ida alhalika almohlika àwọn lárúbá tọ́lọ̀ ti pàwọ́rẹ́ bí àwọn ad àtàwọn thamud lárúbá ni wọ́n ọlọ́ ti pàwọ́rẹ́ dánù àwa ní àwọn al'arab al'ariba àwọn làwọn lágbàwọ́ tó wá láti sáàdì yemen bí àwọn bẹ́wọ́n tó àǹkan bíbi kọ̀tọ̀ ni yún àwọn làwọn tó wá láti yemen àwọn ni wọ́n bá ahajar ní makka níbi tí anabi ibrahim ṣe kíni tí wọ́n fi wọ́n sí because anabi ibrahim kí ń ṣe lárúbáwá ń ti wọn ìyàwó wọn náà hajar kí ń ṣe lárúbáwá ọmọ wọn ismail náà kí ń ṣe lárúbáwá so àwọn lárúbáwá gangan ni àwọn ará yemen so but látara pé wọ́n padà di wọ́n padà Ismail ó fẹ́ yàwó nú wọn wọ́n padà jọ ń gbé ní agbègbè Mọ́kà yẹn eh wọ́n a mọ̀ ń pa wọn ní so ibá yàbí ó padà wá àwọn gẹ́gẹ́ padà ájí lárúbáwá a lómi ń bẹ́ tó sí pé bí àwọn bàbá wọn méjì ẹlóòtọ́ ah, àwọn bàbá wa wọ́n ìlú àtọ̀fà àti Ògùn àti Èkó àti kìníkà bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so mustarab lẹ́gbọ̀ wọn náà ti di ará ìlú eh mustajim láwọn tọ́yẹ abu mustajim náà so wọ́n ni so ọba ìkanáà ọba Yemen jáde hmm, yukọ́lù láhù zú náfààrẹ̀ wọ́n na ma ń pẹ̀lẹ̀ ní zú náfààrẹ̀ fàdá qawmahu wa man ajabahu min sa'ir al-arab ìlà harbi aburaha” ó wá jáde láti pé àwọn èèyàn wọ́n kọ́ ìsìnfàárì kí èèyàn kọ́rin jáde ó yá ẹ̀yìn ẹ̀yàn wọ́n fẹ́ awó kaaba an baytillah wọ́n wá gbógun ja abúrọ̀há kú níbi ilé ọlọ́run wa wa gbogbo fahazamahum lima yuriduhu Allah azza wa ha abúrọ̀há wíní rẹ̀ nítorí tọ́nà ọba fẹ́ sí min karamati al-bayti wa ta'dhibihi ọlọ́run tún fẹ́ fi àpọ́nlú tó lágbára sára lè ọlọ́run tún fẹ́ fi ta'dhimu rẹ̀ sọ́kàwé èèyàn kó tó win fastashabahu ma'u bọ́ sí mú dù náfà ọba bọ́ sí mú lẹ́rùnù ọba mú tẹ̀lé ọya ẹmọ́ ọmọ mú wọ́n sọ lápá sọ lẹ́sẹ̀ wọ́n lè sọ sínú kéjì kama mú lọ wọ́n ni thumma mada liwajhihi hatta idha kana bi ardi khaz'am àwọn lọ bẹ́ẹ̀bẹ́ tó fi dé khaz'am arada lahu nufayd bin habib al-khash'ami nínú àwárá orí khash'ami nínú ara Khash'am fi qawmihi Shahran wa Nahis faqataluhu fahazamahum Abraha àwọn ilé náà tún kó àwọn èèyàn wọn dìde wú wọ́n tún bá Abraha jà Abraha tún wí ni wọn wa asabra Nufayla bin Habib Nufayl bin Habib asra Abraha tún mọ́lẹ́wú fa arada qatlahu thumma afa anhu ó fẹ́ pa tẹ́lẹ̀ ó kẹ́ ṣàánú rẹ̀ ní wastashabahu ma'ahu liyadullahu fi biladil hijaz ó wá mú ma kó lè bá mọ́ mú mana ẹ̀tọ́ sínú kéjì ẹmúlẹ́rú ọya wọlọ́mọ̀ náwọ́ nà sí wa báhùn tó bá fẹ́ jẹ ń pàó falamma qtaraba min ardi àwọn ará Thaqif àwọn náà ń gbé Taif wọ́n jáde ti Abraha wà sọ́nà ríru khifatan alabuyu ala baytihim wọ́n bá sọ́nà rẹ̀ alladhi indahum alladhi yusammunahu Lat fa akramahum wa ba'athu ma'ahum abaragal dalilan an bá bá Abraha pé à àwọ̀ bá ọjà ń ti wáwó ẹni tó gúnbára débì kan adọ́kàdà ní pé ah, hmm? a àwò jàǹtíwá abájọ odájájọ ẹ má bàwàjà <laughs> ààrẹ nìkan tẹ̀lé yí àbàrọ̀gáàl mẹ́pẹ̀ nìyẹ yóò mọ̀ tọ́ka yí dé mọ́kàwọ̀ tí bá yà rí falammantaha aburahatu ila al-magmas wa huwa qaribun min makka nígbàtí abúráhà wá dé sáàdì bí magmas ó dẹ̀ súnmọ́ makka nazala bihi wa agọ́rọ̀ جيشه على شرح أهل مكة من الإبل وغيرها فأخذوه bó ibẹ̀ ló wá tó kámpù sí náà ó wá kọ́ ọmọ ogun ẹ̀jáde àmọ́ bẹ̀rẹ̀ sí ma gbà àwọn tó wà lágbègbè Mẹ́kà wọ́n kọ́kọ́ jà àwọn ológun náà wọ́n kọ́kọ́ lọ kó ogbó àwọn ibìlú wọn àwọn kẹtìkẹ̀ẹ̀rànkúnmí wọn wa kana fi sarahi mi'ata ba'irin li Abdul Muttalib 200 náà kó nínú bàírí Abdul Muttalib bàbá bàbá bàbá annabawa muhammad sallallahu alaihi wasallam 200 na kunu ba iwe wa kana alladhi agoro ala sarhi bi amri abraha amiru al-muqaddima abil maqdama wa kana yuqalu lahu al-aswad bin mafsud wọ́n kọ ènìyàn náà kìí kínan pé al fi ma ibn ishaq aláwọn apákan náà lágbà bá fi ṣe ẹ̀yẹ́ ibn ishaq muwa wa bá a ta aburhatu hanatata al-humayri ila makka wa amarahu an ya'tiyahu bi ashrafi quraish ngbàtà fẹ́ ní illa an tasuddu anil bayt a tún wá níṣẹ́ kan fún yín àbá ń jáwó àmọ́tẹ́ ẹ̀bá lè gbà ká wọnú kàábà ká wó ìjáúsẹ̀lẹ̀ wà àmọ́rọ̀ hó an tí yàwó bẹ aṣùgbàfi wani fàjá àhànà tọ́tù fàdúlà ala abdul muttalib bin hashim wà balagọ̀ hó an abrahama kan fàkọ́lá láhọ abdul muttalib ani a ọ̀dọ̀ abi wọn lọ sí abdul muttalib kẹlbà mọ̀ pé ilé tánàbì ti jáde ilé ọlá ni ìgbàtí eh, kínàgbé ericol tó ń eh, um, bèèrè lọ́wọ́ Abu Sufyan hadith yẹn bẹnu Sahih Bukhari nípa inú nǹkan tó bèèrè ní pé ma nasabuhu fiikum ó ní huwa indana dhu nasabin huwa indana dhu nasabin ó wá ní kadhalika al-anbiya yu'khadhu min

ọmọ lọ́rin làwọn náà àmọ́kí làwọn hmm, bí àwọn etí lé rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ hmm, fún ọlẹ̀ so ọlọ́rin kí ń gbà wọ̀n ọlọ́ọ̀bá ń bẹ̀rù sẹ́mọ̀ reason ni àwọn èyí ó àkíyèsí ẹ pé ẹ àwọn ọmọ ilé kíní ni ẹ̀mọ̀ wọn ẹ̀mọ̀ wọn àwọn kò sí náwó sí Abu Sufyan ni ó wà fi náà zu nasabin a ọmọ táa mọ̀rán rẹ̀ ní ọmọ ilé gangan ọmọ àárín gbogbo wa báyìí ni anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam na. ó ní wallahi ma nuridu حربه وملنا بذلك من طاقة هذا بيت الله الحرام وبيت خليله إبراهيم وإن يمنعه منه فهو بيته وحرمه وإن يخلى بينه وبينه فوالله ما عندنا دفعا أه ilé sílẹ̀ fún kó mọ̀ bọ̀wọ́ ó ní ilé ọlọ́run ni Ibrahim ló kọ́ alágbára àti ṣe kíni àti bá ọjà tààfẹ́ tẹ̀rà lókù tó wá fẹ́ wo ilé ọlọ́ọ̀bá ó ṣe kí ni yóò dìfẹ́ndì ilé yẹn nípa ọ̀rọ̀ tánṣe nípa ọ̀rọ̀ nẹ́sàbí mú fẹ́ olóòrùn kẹtọ́ àmì tíra adam ما إن يسوي بأنف الناقة ذنبا tàbí sọ̀tún gbogbo ẹ̀fọ́ so anfu náàkọ̀ so wọ́n ni qawmun humul am wọ́n pàwọn kan ní anfu annáka anfu náàkọ̀ imú imú ràkúnmí ẹ̀dàkọ̀ ẹ̀wọ́kọ̀ <laughs> so ọlọ́ọ̀kí yíò ànẹ́bì ní orú ibìdẹun àmọ́nà ilé inú ìmọ̀rànkúnmí ni àà ah, ìmọ̀rànkúnmí ah, bò ayọ́mọ̀ta irú talilé ó fẹ́ títà ìgbé ilé wọn gani ṣàgbó kílẹ̀ bí orin pé ẹni tó ń kọ orin ìwọ̀n ó ni ó forin gbé wọn gani ṣe báyìí ló fi ní qawmun humul amr oníṣẹ́ ráwọn kan àwọn ni wà zambo gọ̀ìrúhùmù àwọn àyókù ìrù ni wọ́n wà máa yóò sáwí bí a ń fi náàkọ́ ti zamba ta ní wà fi mú rànkómíwé ìrù rẹ̀ nísbí gantun nù nísbí ní ike nínú imú kẹ́tẹ́kẹ́tẹ́ rànkómí àti ìrù rẹ̀ èwo imú ni àmì ó tó kó wà ní wájú so wá kọ́ láti ẹ̀kíni láti fi yìn kò yáwò yà rí ṣe ti yà rí náà qawmun humul amr ẹ́ wà dánmú gọ̀yòrúhùmù àwọn kan bẹ àwọn gaga ni mú àyímọ́ fún ọsí ẹ̀yẹ wọ́n fẹ́ yìn wọn àwọn kan bẹ àwọn ni mú o imú ni wọ́n o wà dánmú gọ̀yòrúhùmù àwọn ni hù wà mọ́ yóò sáwù bí án fi náà kọ ti dánbà imú màlúù imú ràkúnmí ni wọ́n ẹ̀kà gama wó pé ah, ah imú bò <laughs> so annabi sallallahu alaihi wasallam huwa min Quraysh ah so ọ̀dọ̀ Abdul Muttalib lọ sí kí ni wọ́n direct wọn lọ wọ́n ní tọ́ fadhhab ma'i ilayhi ẹmú mi lọ sọ́dọ̀ ẹni fadhhaba ma'ahu wọ́n bá mú Abdul Muttalib lọ sọ́dọ̀ rẹ̀ falamma ra'ahu Abraha ajallahu bábúrà ṣe rí báyìí ó wó lọ́kàn abraham wa kana abdul muttalib rajulan jamilan hasan al-manzor abdul muttalib ni ẹni tó fáyìn tó wà òkè dáadáa ni wa nazala abrahatu an sariri abraha sọ̀kalẹ̀ kó lórí bẹ́ẹ̀dì àga ọlá rẹ̀ wa jalasa ọmọ mú tó jùmọ́ ní káàkiri ẹni tí wọ́n bá wọn tú ọ̀rọ̀ kọ́lá kúlà sọ́run hajjátúká kí ló fẹ́ fàkọ́lá lè turjuman inna hajjati an yarudda alayya almaliku mi'atay ba'irin asabaha li 200 kini tèmi bá ń kó ràkúmi tèmi bá ń kó ẹ̀hẹ́ à ni ba'irun asọ́btaha ẹmọ̀gbọ̀ wọ́n ni fàkọ́lá abúrọ̀há lè tó jùmọ́ ni a kúláhù lakọ̀dù kúntù a àjábtani kúntù a àjábtani a kúntù kúntù a àjábtani hìnà rọ̀ ayitukì ثم قد زهدت سيت فيك حين كلمتني أتكلمني في مئة بعير أصبتها لك وتترك بيتا هو دينك بس موريو إنو مدو أن تدانيو

aha ilé náà sí kí ni yóò nílé tí ó sọ wọ́n ni kọ́l ma kana liyamtani minni kọ́l anta wa dak tọ́ mọ́kún nǹkan rẹ̀ lọ́gbàdà sọ́rọ̀ isi lò nínú sharia ashariatul muhammadiyya la ẹ̀rí pé sí

a lágbára a ní enough soldier táti dúó ti ilé erin ní o lè pàyẹ 100 lẹ́ẹ̀kan mẹ́lògbò soldier tàbí kó jáde ìgbà tó bá ti pa 100 nínú wọn <laughs> ẹ́kàdà apá náà ẹwà tó wáwó àwá ọ̀nà tó wọ́n sì but now so wọ́n ọmọ ogun náà nínú rẹ̀ wà máa ya'lamu junuda rabbika illa wà máa adraka la'alli min junudillah kí wá lójú ọmọ èmi tẹ́mi sọ́rọ̀ nẹ̀ bóyá nùmọ̀ gọlọ́ lèmínà wa tọ́lọ̀ bá tún mílẹ̀ sí ọ pé ẹlálà sí ọ̀dà lọ ìwà ni ọlọ́wọ̀ sí bíjà ẹyẹ ń wá ń kọ́ ẹyẹ tó wá lẹ̀wọ́ lókúta wọn torí tó bá sọ sórí ọ wà débi pé ẹwọ Abdul Muttalib sọ ó wà ní sọ tó padà ṣẹlẹ̀ ọ̀rọ̀ nítorí ẹyẹ tó padà wá sọ̀kalẹ̀ kì í sọ́lọ́hun ẹyẹ tó sọ̀kalẹ̀ sọ́lọ́hun ni àwọn ẹyẹ tán lẹ̀ lókò wọ́n sọ́lọ́hun kí ni wá ṣe a bíjà ọlọ́hun ni mẹ́nà ibẹ̀ ẹ̀kọ́ àní tó bá ní pé bíjà bíjà ọlọ́hun kì í bí bíjà èèyàn kì í ṣe bá wík àwọn in ìsìn ọlọ́ọ̀bá nítorí ta níná no ara tàbá ń ṣe ọlọ́ọ̀bá lọ́wọ́ yẹn ta ló padà benefit tàbá bí ó tí ẹ̀sìn ọlọ́wọ́ bá gbogbo àwọn ṣùdúdù ọlọ́run tá mójútó àwọn tó bá fẹ́ sàbúrú à ń ké mọ́ wọn wọ́n láàfẹ́ ẹ̀ṣẹ̀ ti pọ̀jù kí ni wà láàrẹ pọ̀jù sí àwọn ọlọ́pàá ọlọ́run ẹ̀bẹ́ ni àwọn ọlọ́pàá ẹ̀sìn àẹ̀mínú sunday islamic by God ah bóòlò ṣe moríkì mi èmi náà ń pè bẹ́ àwọn Islamic àwọn tán gbẹ́sìn lórí ọkọ̀ ah, tí yà ní sùn <laughs> gbogbo ẹ̀ ìmọ̀ o nínú oríkì mi tán tó kalẹ̀ báyìí wọ́n ṣe o wọ́n ti gbẹ́sìn lórí jù ìminu ẹ́ èmi lọ ń ké sí ọkùnrin nù <laughs> wọ́n sọ ọ̀rọ̀ di mínísítà ọlọ́run àkúní àmìnú <laughs> ẹnìkan sọ nípa ọba kanílẹ̀ Yorùbá ọba tí ma ń lálà sí àwọn òsàtàwọn olóòsà ẹ ó wá ló lálà sí rẹ̀ kíníkan Islamic bigot ọ̀dẹ̀ ó yìí nù sórí tó máa fẹ́ bà tí ẹ jẹ́ káwọn ọ̀tá ọlọ́run wa máa ah, ah nígbà tó bá ní ṣe wọ̀lọ́ ìgbà wọ̀lọ́ wà moderate ha ẹgbọ̀ wọn afẹ́kínà is moderate ẹni ẹ̀dẹ̀ ń sàbúrú alábúrú ẹ̀dá pọ́nbélé ni o ó wá rí wọ́pọ̀ wà moderate then that is a problem because alábúrú lè rí ọ ní moderate kí ni reason ọlàlá sí abúrú ìmọ̀ kó fabúrú lẹ́ àbúkó gbà kí wọ́n lóòtọ́ láàfáà yìí ń sọ àmáà tí ìrìbí fabúrú ilẹ̀ kọ́lọ̀ ń sáà ní wá yóò yà bọ̀kọ́ wá pé òun tún láìkẹ́ so yí báyìí àbí aha so ọwọ́ kí náà pé ó láwọn Christian kẹlọ́gbé social media ìmí o lè post à tán máa ń yẹ làbíbù báyìí ìmí o post làbíbù báyìí ha well that's why I love this sheikh I love this sheikh very moderate very kíníkẹ́ wọ́n sọ fún pé kéfèé ní ọ́nà tó bá mọ́ eh very kúfùrù very kúfùrìstic ẹwà fáyẹ he came to church He danced on stage with a pastor. What did you put on there? As in, can you see? And they, they, were, they were, in fact, with his lower knee, like everything was flowing. Very accommodating. So tolerant. Eh? Like Mufti Menki, you are Mufti Menki, know. Mufti Menki, remember, I was like, say, tóbìnrin bá fẹ́ obìnrin ló bèèrè rẹ̀ àtẹ́lẹ̀ ah. ah, ṣe kò bèèrè ó ní wẹ́lwẹ́lwẹ́lwẹ́l ní kí ni ọmọ òsì ó ní wẹ́lwẹ́lwẹ́l if she sees my bed and she stretches her hand well well I might check it ah I, I don't want her to feel awkward I don't want her to feel bad so so if if if she sees my big bed and you, you know you know you know she decided to you know eh eh kí lẹ́pẹ́ tauma ok ọmọ òsìká obìnrin tí ma ń ṣe rédè rédè kan láì wọ́n àtẹ́jọ ya fọ́tò wọ́n pọ̀ wọ́n pọ̀ ọkọ̀ mọ̀ bùkẹ́ ní tauma àbí náà ń gbé kí ló ma ń ṣe skí tàbí fàájírọ̀ ọmọ òsì ìwà àtẹ́jọ ń ṣe gíní ẹjọ ya fọ́tò onílẹ̀rí Ghana jollof rice jẹ Nigeria jollof rice ẹdẹ́kùn sí dáwà lè yùn ọ̀rọ̀ LGBTQ ọ̀rọ̀ àwọn homosexuals ó padà ń ta oúnjẹ tàrọ́jù ní bá ìgbọ́gbẹ̀ mọ́ sí tàrọ́jù kò ní bí dáadáa bọ́ sí bí àṣí ó lò sí sọ́gbà kan rí ipé kó ń pè wọ́n ní dogs it is, a, it is an abuse of the animal kingdom ó ní wọ́n padà wọ́n kọ́rọ̀ yẹn ó ti wà tú ah you know and we have some of them as friends you know you know we don't we don't only you know for my teachers I have Hindus Hindus they worship the cows and they are my teachers they teach you physics they teach you chemistry bí ṣe ma ṣe bí ọmọ bí ìgbà tí láàkà ẹ̀rẹ́ ti sparkle ìwò rẹ̀ ní yasir kọ́dí you know in my own humble opinion ó fẹ́ sọ kúfúrú nù tí tó bá ti lè ní humble opinion ó fẹ́ dí kó fẹ́ sọ ọ̀rọ̀ kèfèrí kanù ohun humble opinion tí ẹ̀ láyé iṣẹ́ kèfèrí pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala google map àti gps wọ́n ti fi wá gbogbo ilé ayé wọn ò sì rí wọn so kò sí tẹ́ǹpẹ̀ bẹ́ẹ̀nù lẹ́nà <laughs> ẹgbẹ́ ẹ̀kọ́ ṣe bí gps orí so rí ní ẹ̀sọ̀rọ̀ sẹ́mi wà lára ọkùnrin ibẹ̀ sẹ́mi wà lára rẹ̀ sẹ́mi wà google map orí google map orí so wá wà báhùn ẹ̀sìrẹ̀ náà scan orí ẹ̀mí ẹ̀ lára so wá wà báyìí kò èyà eh, lọ́dọ̀ mo rẹ̀ ìzẹ̀ eh, yásẹ̀ kọjú kò sí ní so professor ó ti prof nílùú ok àwọn harvard ehm, ọ̀dọ̀ àwọn kèfèé rí kódò lè jẹ professor rẹ̀ ti kò sí tí wà lè fún ọ̀dọ̀ àwọn harvard Yale university kàbáyà <laughs> so kí láìfẹ́ wọ́n ni wípé ma um, ever try láti wà tolerant sáwọn kòfàr àwọn kòfàr tó níbi ọ̀rọ̀ ẹ̀sìn kí ìtumọ̀ ẹ̀kọ́ ní pé kí èyàn mọ́ ṣàbòsí àwọn èèyàn kò sí èyàn lè ṣàbòsí Ànábì sallallahu alaihi wasallam àwọn kòfàr mọ́ fi kí níkan ilẹ̀ nípa Ànábì ipé Ànábì ò ní ẹbá ṣàbòsí yín àmọ́ nóptọ̀ kan tán mọ́ ń sọ tó jẹ́ pọ̀ ń lo ẹ̀ká mọ́ jẹ́ ká mọ́ sọ ń pa wa wọ́n ni pé tó bá ti jí bí ẹ̀sìn ó untouchable ni bó ṣe wọn àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ sọ ní madina wọ́n ní kí ló tó pé muhammad sallallahu alaihi wasallam kò fi kíní illa wa khalafa fiha ànábì ó sì mọ́ mọ́ takowa in ta bá ti ṣe bá ànábì sì lọ sí ọkùsì tiẹ̀ tiẹ̀ wọ́n mọ̀ ẹni dì nǹkan ẹ wọn ẹfẹ́ nǹkan ẹ wọn ìrànlọ́wọ́ kan ẹ ṣe fún wọn ṣe bá ń yàrí but see at the expense of our own deen wá ní débi pé a ní láti compromise ẹ̀sìn wa débi pé a ní láti tẹ̀lé wọn lọ́nà church láà ìyẹn ti kó tolerance ó ti di foolishness àti kúfùrù òun tẹ̀lé wa mọ́sálásí tó bá mọ báwọn Christian ṣe hate àwọn Mùsùlùmí tó èyí tó bá gbẹ́sìn wọ́yé yóò bí ìgbẹ́ni débi pé ó ní agbára wo òkú dákàmà ìjọ tí ṣùgbà tí ẹni ẹ̀ ẹ̀ ẹ̀ nígbàtí yẹ́ ṣe ṣe ìtàn náà ẹ̀ ó bọ́lẹ̀ ẹ̀yìn ó sì ẹ̀yìn mùsùlùmí ìrùn tẹ́ra ní pé àwọn yìí they love you wallahi they hate you òun làwọn ẹwà wọn táwọn yẹn sọ ní ìsìnrẹ̀ àwọn fẹ́ wọnú kò kẹ̀kẹ́ náà tẹ́ pásọ̀ ohun lè jòkó ti sẹ́mù tó ṣẹlẹ̀ ní sẹ́mù àtọ́ wá hìt gẹ̀gẹ̀gẹ̀ lọ mùsùlùmí àwọn ní súnnà kígbọ́ ètò wọ́n bẹ̀rù ní ẹ̀yìn bó bá sí bẹ̀ẹ̀ gbà tí wọ́n fi ń gbé òkè lọ́n wọ́n mọ́ wá ń kírun ṣúbíhì níbi fòmọ́rìnbà èmi sí ìtàtọ́ sí àti kùkàmí tó owó ilé ó sì dúdú gan ọmọ ẹ̀mẹ̀yẹ́ sì tún súnmọ́ jù báyìí lọ́kọ́lọ́gbọ́sánú àgbá ti <laughs> so kí ni like èmi ma ń jáwọ̀ bí jáwọ̀ ní tèmi ni takígbà takígbà 5 times láńkìrù ma ti kò ní bí a bí to 5 bí 15 minutes to 5 minutes jáde kó ní gate yìí ní mú tọ́ṣà dání gbogbo mọ̀ bọ̀ láti sóòrù báyìí wọ́n sì ma torí bọ gbó káàkiri lọ eré wọ́lá ah, ibi sóòrù ló ti ń bọ̀ ìsóòrù <laughs> ló ti ń bọ̀ kí ló tọ̀ wá ń sáfẹ́ mi ah, ah èmi kò kẹ́mí yìí ìjọ́ tí ma kí sí ìtẹ̀ mùsùn lọ ní padà tí ma rí ma lọ mọ́ padà sí mẹ́tírì ibi ẹ̀yìn bá sí ń bẹ̀ church kan sí wà ń bẹ̀ mùsùn lọ ní mú lọ báyìí ma rí pé àbí mélòó kan wọ́n jòkó sí wájú ibi church báyìí mú kí tẹ́sà jòkó ẹmù mo sẹ́wọ́ báyìí ojú mi wọ́n lẹ́gbẹ̀ báyìí bí kí náà fi wọ́n ń wò mí àjọ calculate àjọ calculate bùkà dúró mo wọ̀ ẹ̀yìn mo fọ́lọ̀ wọ́lá eré tó sẹ́yìn mú mẹ́ pé mọ́ olè ah, kí ní jẹ́ kí mọ́ rẹ̀ tí ọ̀rọ̀ Sheikh Mukbil Sheikh Mukbil sọ pé ẹni tó bá ní àkídátun sọ̀híhá gbogbo nǹkan ní ọmọ bẹ̀rù rẹ̀ kódà wà jẹ̀nà ọmọ bẹ̀rù rẹ̀ àmẹ́ni tí ò bá lákìídà tó gbádùn gbogbo nǹkan ní ọmọ bẹ̀rù yóò dá ọmọ bẹ̀rù jìjì rẹ̀ nígbàtẹ́mì ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Sheikh Mukbil nígbàtẹ́mì ti bẹ̀rẹ̀ sí ní súnnà ìkẹ́kọ̀ọ́ ti dẹ́rù bẹ̀rẹ̀ mọ́ à ń sìn ẹ̀ òjìjú kan òjìjú ó sì wó tó bá dé òdé náà nù mo wọ̀ bíyàn kan òjìjú kan ó fẹ́ gbé kí ní kan bẹ̀rẹ̀ bọ́bá àwọn bí ọjá jáde títò sí ní ìsìkájọ sọ̀rọ̀ tó bá fẹ́nu gbé méjèèjì tó fẹ́ gba ìsìlámù ní olófẹ́ ń bẹ̀ bó ma lọ bó bá gba ìsìlámù ẹ́ ìjájọ sọ̀rọ̀ kò sí kí mo fẹ́ bẹ̀rù so that Islam tó wà lára yìí ń gẹ́gẹ́ bẹ̀rù ẹni tó bá ní islam lára tó bá dúó dáadáa ẹni tó bá wà aló ní gẹ̀ẹ́kẹsẹ̀ nígbàtà tí mọ̀ sí ajmb ìgbà ní ti ìbọ́súnà ayé mọ́ ti ara nìbá yìí ní ẹ̀ẹ́sẹ̀ ń bẹ̀rẹ̀ ń bá jẹ́ jẹ́nifá ó wá ti ń kọ́ àwọn ọmọ mùsùlùmí ti ń kọ́ wọn lọ chọ́ọ̀tì díẹ̀ díẹ̀ èmi náà ti wá ń ká à èmi wá ń kó wọn kó ń chọ́ọ̀tì padà sí mọ́sùkín tèmi wàlá bó ṣe bẹ̀rẹ̀ àdáwà like àdáwà tó ní agbára ó kìí sí máa wà fáwọn òmìnkó mọ̀ ní pé ọmọ ìyá wa ẹlẹ́sìn kejì reality ń tọ́ka lórí báyìí kódà láàbùn yẹn àwọn kírísẹ̀nì kí ń sọ ẹ̀sìn kalájọ́ sí àwọn kírísẹ̀nì sọ lọ sọ tán bá kàn sọ bóyá mi bá gbẹ́fẹ́ fi sáì lò táórí àfún ọ ni wọ́n mẹ́ta gẹ́ dọgbọ́n fún ọ normally àwọn kọ́ lọ́mọ́ sọ àwọn mùsùlùmí lọ́mọ́ sọ ó gbọ́yé ọmọ yìí but ó tún alóti èmi mo ti gbọ́ ọ̀lọ́ ń kọ́rin lọ church àbí èmi ò bá sọ anything mọ̀ pé ṣe ìtọ́nà mẹ́rìndì ni wọ́n èmi wọ́n ń kọ́ àwọn ènìyàn padà sí mọ́ṣálásí

ah so fẹ́ lọ sáàfù ní so ti parí skú ní òun lọ ah òun lọ church musulmi lọ church náà mo lè gbẹ́jọ kónú bẹ́ẹ̀bẹ́ẹ̀ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ah, ẹ̀ẹ́ àìmọ́ ah, ah, àfálùpọ̀ mímọ̀ kú mẹ́ sánkọ́ lẹ́ni sánkọ́ lẹ́ni tẹ̀ni ìtẹ̀bí gbogbo bí ó sì àti bí Ìbàdàn lọ́dà pípàdàn ló ti wá sí agent ní lọ́rìfà wọ́n sanwó lé wọ́n sẹ́ndì foodstuff sí àwọn tọ́mọ yóò bá dálì jẹ́ náà ẹ̀ sẹ́ndì ẹ̀ sí oúnjẹ òsì náà ní bí ewúrẹ́ sí ewúrẹ́ ni wá ní ẹwà mọ́ ọ̀rọ̀ wa lóúnjẹ ọ̀rọ̀ wa lóúnjẹ tàbá kúlé ní iná ọlọ́ọ̀bá ń bẹ́m̀bẹ́ ẹ̀kọ́ wa báyìí sáfún ọlọ́ọ̀bá ẹwà ń rọwá bí ewúrẹ́ bí àgùntàn kí ló ẹ́fà ní pé ibi òfin wallahi mú ti tàákọ́kọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀tọ́lọ́sọ́nù Kùránì àwá mọ́ ń bí nífọ̀ ọlọ́ọ̀bá ju ọlọ́run sọ ní Kùránì ọlọ́run láwọn yẹ̀wúdí jíù wà nàṣọ́rọ̀ kírísítẹ́nì ọlọ́run ni wọ́n ò lè gbà ti yín hátá tẹ̀tẹ́bí àmì látàkùn àbí tó bá tó join ẹ̀sìn wọn ìtumẹ̀ ní kí automatically àwọn ò ah òun bẹ́ẹ̀ ni oye báyìí àrí ó wá rí pé ọmọ yìí ọmọ yìí wà lọ church mẹ́ wọ́n lọ bá pípẹ́ káwọn lọ church àyẹ́ ní à mùsùlùmí sí ẹ̀fí láti gbà yẹn ọmọ yẹn tó bá rí yóò ní hey demon wọ̀lọ́ yí ń pè mí lé sù straight nìbà tó ti bá wọn kú tèmi náà ní ayẹ́ bíbí tí wọ́n ti ń ṣe ẹgbùn ẹwọ ọdá sí ti yẹn èmi lọmọ àbúrò ọ̀gá yín bá like àbúrò ọ̀gá tí lè mí jẹ́ ó lè pè mí níṣẹ́ ìtọ́nù ní kíníkà tó bá tó ẹgbẹ́ kíníkà kíníkà devil ẹsùn àwọn obìnrin christian tó ma ń bẹ bí kíní òní kí wá ní wọ́n wá jẹ́ tí ìbà lè jẹ́ dẹ́bù o <laughs> ṣàyàtíni ni wọ́n ṣàyàtíni ni wọ́n wá agbẹ́gbùn padà change fún pé see if you ever come that again i will i will i will i will let you know àti gbamba yìí kò kí ni mẹ́ta parí ó kìta ni tó ń sí kégbà ilẹ̀ kéèkéè kan sí èèyàn mọ́tò wọ̀lọ́ yìí gbà yẹn kàn ń sẹ́ ń ráwọn kẹ́ díẹ̀díẹ̀ bọ̀ tó bá gbẹ́sìn yé tó à next bọ́ bá ṣe ń gbọ́yé sí bẹ́ẹ̀ ni ó sì mọ́ lápá lára rẹ̀ bẹ́lọ́run pé islam tá ń ṣe yóò kò nípa kan jọ ń kọ musulmi o islam tó yóò wọnú ẹ̀jẹ̀ rẹ̀ yóò wọnú ẹ̀rẹ̀ rẹ̀ yóò wọnú omi rẹ̀ yóò wọnú ara rẹ̀ yóò hàn nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ṣesí rẹ̀ nínú rẹ̀ nínú mọ́ra nínú sọ̀rọ̀ nínú ìbálò nínú everything islam ti máa ṣó lára rẹ̀ nígbà tó wà lọ sí ìjáwó tó lọmọbìnrin kan náà ìyẹn ìyẹn padà rí mú kò ní christianity ta padà túnká obìnrin lòun ti ẹ̀ tàbí ibi ta tó ń ṣe exam tó bá bẹ̀rẹ̀ orin báyìí tó bá bẹ̀rẹ̀ orin láàárọ̀ àwọn náà ma ń fi orin jíwa láàárọ̀ gbogbo ọmọ òsùmí na ma lọ sí ọ̀dọ̀ ìtàmà fi kí ṣúbì yẹn kìníkàkìníkà tán ma pàtẹ́wọ́ 74 ní masjid àábí mẹ́ta sí mẹ́rin nìkan lámọ́ lọ́nkí báwọn ọmọ musulmi sí kọ̀ tó mẹ́ àwọn obìnrin tí ẹ lọ kírun rárá tí wọn kírun nìkan nínú àwọn ọkùnrin bá tó musulmi àábí mẹ́ta sí mẹ́rin nìkan lọ́mọ́ kí àwọn yóò kùn bẹ ní sáàbìsì tán pàtẹ́wọ́ gbogbo ẹ̀ ẹ̀rẹ́ ti gbẹ́sẹ̀ sórí jù ó ma àwọn kírísítẹ̀nì bá anú rẹ̀ ń ṣe mí wọ́n lọ́ sẹ́rí wẹ́l àwọn ará fìlìstíni ti kọgbọ́n báyìí nígbàtà ń sọ fún ọlọ́run sọ lókùnrin alifá àwọn yẹ̀wúdí kí níkàkìnìkan àwọn ìfọ́ ní jí ó yí wọn pé kí ni àbá yẹ̀wúdí jà ń torí ẹ̀sìn yẹ̀wúdí ń sọ ní ìsìnkú torí ẹ̀sìn ló fi ń bá yín já ọ̀tá ọlọ́run sí ní muslims ní Palestine wọ́n tún ti bẹ̀rẹ̀ láìpẹ́ wọ́n more than 500 more than 700 right 700 ewúrẹ́ kọ́ mú sọ 700 èèyàn musulmi ṣe ti wá gbọ́ túnmọ̀ ike wọn ní gba ti jẹ́ ẹ̀ ń compromise ẹ̀sìn ti yín kálíbà àgbà ti yín wọ̀lọ́ ìkírísẹ́nì ní kí ẹ̀ tó kórí ọkọ̀ gẹ́sọ́kòtò ní sùsáàkì kíyàwó rẹ̀ lo ìnìkọ́bù 25 yóò sì wá bá yín pé ẹ gba Jésù sínú ayé yín jẹ́ ìtàn tó wá <laughs> هكذا in ti wa gba yi in fi wa di kèfèrí ba da ayyid an kọta ni allahu min ó yá dúró ọgbọ̀ wà sí ni so àwọn tó pé ẹ̀yin musulmi mi kò wá nítorí àwọn kìíní alẹ́lò ní olè sọ alhamdulillah ibùdá kò fàrí bàbá kò ní sọ alhamdulillah insha Allah ó sọ tí ó gbọ́ ní insha Allah yẹ́lẹ́ ni by God's grace ní kí ni wà stand by God's grace kí ló kọ́ rẹ̀ abúlá yóò ní ọlás eh, my name is ọlás adé ẹ̀yìn rídìrídì o lè sọ pé ana Muhammad ana Ahmad èmi bá bí ìgọ́gọ́tùlùkù fàárì náà ní bá bí pé gíẹ́kẹ́ so Islam in tó jẹ́wà lógún in tí well internet evidence sọ yẹ pé àsìkò kan bọ̀ tí yẹ́ ìsìnrẹ̀ níjọ́ àìlójúmọ́ àwọn kèfèrí wà mú ní wallahi tẹ́lẹ̀ àwọn kùfààrù mọ́ bẹ̀rẹ̀ musulmi ni tọ́bá gbọ́ musulmi wọ́n mọ́ ń sa ilé àsápajúdé ni àmọ́tọ́ lè ní musulmi ọ̀nà fẹ́fẹ́ ọgbọ̀n musulmi kẹ ní fagidi kọ́sì àwọn christian musulmi ní fagidi fẹ́ please wọn ṣe fi tàti lọ wọ́n ní pé gbogbo àwọn ọlọ́run ṣe bí jà ẹ ti gbẹ́sìn lórí jù ẹ ti kí níkẹjù ẹ ìsọkúsọ ọ̀rọ̀ pọ́nbélé ní gbogbo ẹ̀ wọ́n fàwẹ̀ ẹ gba ẹ̀sìn lọ́wọ́ rẹ ni sàtífíkẹ́sì àjẹ́nà mi kí mẹ́gbẹ́ lórí iṣẹ́ tí wọ́n ń ṣe ó gbé lórí bricklayer ni ọ́ ó ṣe ń bọ́gẹ̀ ti bíkìlà tó ń po sìmẹ́ntì bí kẹ́lọ́gbè kẹ́rìkàrí wà láàrẹ pọ́ o ti gbé iṣẹ́ lórí jù o ní sọ́fẹ́ lò ní gbà lẹ́nu dànù bó o gbéṣẹ́ lórí kí ló jẹ lálẹ́ ó jẹ yẹpẹ̀ wà láì ti pọ̀ jù ẹlẹ́tíṣà ní ẹsà gbéṣẹ́ lórí ẹ̀hàmọ́ lọ́bíṣẹ́ lójoojúmọ́ àbí businessman ní ẹwà ń sí sọ́ọ̀bù Abikman, you dey open shop every day. Why? Ah, you too like, you too like, you too like money. I think go tell the person. <laughs> eh, so now you're going to feed me, Abi. <laughs> so, I know him pé, bo ni certificate àlìjẹ́nà yìí wá ní gbé lórí. Gbé lórí ó Muslimi ni mí kí ló ṣẹlẹ̀. Ana Mùsùlùmí ẹ̀ and so what? Wọ́n mọ̀ wó àwọn Christian to lọ gbá ti na ma náà jala báwọn schools láwọn schools, ikóbìnrin lujabu àwọn ọmọ mùsùlùmí látán lọ sùkú àwọn kírísítẹ̀nì wọ́n lọ ń pàtẹ́ wọ́n bẹ̀ wọ́n lọ ń kọrin mú ma yẹ̀ tó pé wọ́n já lọ sùkú àwọn kírísítẹ̀nì kwaya kwaya ni mùsùlùmí ni òun ni lídà kwaya àtọ́mọ̀ mọ́ pàdá ní mùsùlùmí sì ni àwọn yóò dẹ̀ ní sọ anything ní ìsìn àwọn ti wá pọ̀ gan tó pé yóò àwọn ọmọ ti wá di kírísítíẹ̀nì lọ tó bá wọnú àwọn schools ló mọ̀ tàà ń sọ ní ìgbà tí a sì wà ní school yìí nìlọrin àwọn ọmọ kírísítíẹ̀nì wọ́n ti fẹ́ sọ gbogbo school di church tẹ́yẹn walkway skyway àwọn lecture room ó ti àwọn nǹkan tó pé àwọn sì máa gbà àwọn sì ní àwọn yóò ní class àwọn sì mọ́ rántí lt2 àwọn sì máa ṣe program mẹ́ mo kọjá ní ìkẹlá wọn side ọ̀nà sàlẹ̀ báyìí wọ́n yìí ti tó wọ́n ti takọ́ sí ibẹ̀ wọ́n ti sọ jùbẹ̀ ní church tẹ́yẹn àwọn gbẹ́sì tí wọ́n lórí wọ́n làwọ́lẹ̀ fọ́ pé bọ́ọ̀bá ilé gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wa ọ̀run àpáàdì ló ń lọ ìwọ mùsùlùmí àwọn ní pé kíni pásítọ̀ mi kó wá jẹ́ náà káfà orí orí rí ò pé kòkòrò ti jẹ làákà ilẹ̀ pásọ̀ wà jẹ́lẹ̀ kíta ní tó wọ́n àwọn jí ó yíò pé ìwọ̀bọ̀ bá ilé gba Jésù Kristi ní olúwa tó gbàláwá asùlù àkídà tí wọ́n nù ọ̀run àpáàdì ní o kí náà ń ṣe bẹ́ẹ̀ wọ́n lọ so ìtúbẹ̀ yìí tó ń sọ báyìí ni pé àwọn ń bìlì tébọ̀ sí wáyé ẹ̀hẹ́ ìgbàkáà tó pé fáwọn Christian mọ́ á pàdé yákan ẹmọ tí à ń sọ fún mi ni <laughs> ìyá ẹ̀ ní you cannot change me wọn àtọ́mọ́ rẹ̀ àwọn kan mọ́mọ́ àwọ́mọ́yà you cannot change me ní tánkẹ̀ ni ẹmọ́ tó sọ ní ọwọ́ ní sí let me tell you my husband was a Muslim ọwọ́ ní his brothers all of them have taken them to church <laughs> kẹ́sọ̀ nìkan ó ní his brothers gbogbo àwọn tó jáwọ̀ ẹ̀gbọ́n àbúrò rẹ̀ ó ní ìgbà tó fẹ́ òun wọ́n sọ pé ah if change him to Islam oh look any I was, I was laughing at them <laughs> you don't know me àwọn ìyá tọmọ jọ bí àwọn ìyá jẹ Christian yẹn <laughs> only you don't know me abu in se lebo se se ni o wallahi o ma change ọkọ only I changed him honey only so you don't think you can change me money as I can change you if you can, if you can just listen to my eh, explanations Hmm. ó sàn sagiri gbàtí wọ́n ní pé bí ìkanú àwọn ọmọ rẹ̀ wọ́n bèèrè question kan lọ́wọ́ ìkanú àwọn brothers bọ́sí dẹnu hey see something your, your people are saying wọ́n wá bẹ́ mi kí ló ṣẹlẹ̀ on this abba i will enter fire mo ní ẹ̀hẹ́ mo ní down let's settle this thing as i am now i'm a muslim if i die where will i enter eh no no ara ayọ̀dùkọ̀ díyà iná ah totally you enter fire you don't upon what you are saying ẹ̀hẹ́ kí laburú tó wà mẹ́ àkídà rẹ̀ believe yẹn náà what is your own belief i na mo ní i i do not accept jesus as my lord or my savior or kìnnìkan kìnnìkan is a prophet is a, is a man is a slave of allah subhanahu wa ta'ala where will i go heaven or apadi <laughs> where ah hey eh? eh, hey fire now eh ah so wetin you do tell kí ló ń like what is your point kí wọ́n fẹ́ mọ̀fẹ́ yóò búrí ẹ̀mí wípé ẹ́ dínásọ̀ we enter fire ẹ̀hẹ́ kí làkídà jẹ́ ń gbà tèmi náà so ẹjá kọ ẹjá kọlà kó lára ẹ̀kọ́ ẹ̀kọ́ òkọlà ewé ló ń falà sẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ọkọlà áṣláni ọyí bá yà rí kábára wa so lódó ọ̀rọ̀ ẹ̀ kò sí tí mi ń sẹ́yàn àmì Allah kò sánà so inshallah so algorithm ni pé Abraha kò padà rí wó Kaaba so bóòlù tí wá ṣẹlẹ̀ suratul fil àti ṣẹ́gun jòkútọ́mọ̀ wa insha Allah hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam subhanaka allahumma wa bihamdika shadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh assignment okay question okay طيب ايه Eh. wọ́n lè ẹni family christian ṣe tẹ́ bá ń ṣe wedding sí ẹni bá wọn lọ church èyàn lè bá wọn lọ church èyàn lè bá wọn lọ church anything tẹ́ bá ti ń ṣe tí ó bá ti mú ẹ̀sìn dání èyàn lè bá wọn kópa ń bẹ̀ èyàn dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ ní pé àkíní ẹ̀kẹ́ muslim lè ní ẹ̀bọ̀ tẹ́yìn náà bá ń ṣe kí ní mosque mínà lè wá ẹ̀mí òmí pé kí mẹ́wàá lè wá ti yín tẹ́bá dẹ̀ wá tọ́rọ sọ́rọ̀ ṣe wá náà kò wúlò fún yín because tẹ́ bá gba Islam kọ́dẹ̀ bá bá wa kírun kẹ́ bá wa gbàwẹ̀ Ọlọ́run nígbà lọ́wọ́ yín tẹ́ bá ti ṣe Islam so ibá yìn àbí so èyí ó tún fi yẹn jẹ́ avenue dáwà tún yẹn pàánú mi ilé wáwù mi ilé wáwù kí ni reason ẹmọ̀ pé oúnkọ Jésù ń bẹ ṣe máa jòkó tẹ́tí ń pẹ̀lú mí lẹ́yìn Ọlọ́run bá ní Islam tèmi dẹ̀ ní ó jòkó lórí pé àgbọ́dọ̀ pé ẹlòmí ní lẹ́yìn Ọlọ́run ẹni tó bá dẹ̀ pé ẹlòmí lẹ́yìn Ọlọ́run ẹlẹ́bọ ni yóò ṣe gbére nínú ọlọ́run this is our own belief this is our own belief so mùsùlùmí dẹ̀ ní mi mi ò dẹ̀ lè fi ẹ̀sìn tèmi lẹ̀ nítorí ìrẹsì àti chicken wọ́n tà lẹ́tẹ̀ ṣẹ́gun kò sí problem pẹ̀lú yẹn ẹ́ takíyà torí ìrẹsì àti chicken wọ́n tà ọmọ ìyá mi ní ó sì se nìká àjẹ́mbẹ́ ọmọ ìyá mi ó bímọ kò sí iṣu tó wà ní kúlẹ̀ ẹsẹ̀ àbí tó wà ní fẹ̀lúmí torí tẹ́lùmí fi dìkẹ̀ fi yóò jù ìrẹsì tó fẹ́ lọ jẹ́mbẹ̀ náà ṣe ìbáyìn àbí and then kódà àwọn nǹkan tàtàwà mọ̀ síbẹ̀ tó jẹ́ àmọ̀kọ̀lá bá tó ṣẹ̀rí yà tó pọ̀ kódà tó jẹ́ àwọn látàláwọn jẹ́ mùsùlùmí kẹta bá ń sàwọn kan tó bá kó àwọn ẹbọ sínú ìgbọ́dọ̀ lọ́bẹ̀ èyí dẹ̀ jẹ́ kó yọ mí ilé wa nítorí àwọn reasons báyìí báyìí báyìí báyìí tí bá ń yàrí sí wọ́n lọ́wọ́ àlà náà ìkómẹ́ àyẹ́ ní ìtìntẹ́ bá ti ṣe alladhina la yashhaduna az-zur wa idha marru bil-lagwi marru kirama Abu Fawzan àwọn tí ká tẹkún bí alákẹ̀kún sọ́tọ̀ ẹ̀hẹ̀ náà ẹ́ ẹni tó bá jẹ́ bí ọ̀rọ̀ ayé nọ́mìlì kò sí yíṣù ń bẹ̀ bí ẹjọ́ wà ń bíṣẹ́ kan ẹfẹ́jọ́ sí mítìn kan Eh, Christian ẹ ṣàdúà Muslim ẹ ṣàdúà kí ni túnmọ̀ rẹ̀ kí ni èwo là ń sìn méjèèjì ẹ fún aládùá àwọ mọ́tò and travel ọya afá afẹ́ ṣàdúà fún ọgbọ̀dọ̀ sí ìyá kí ni musulmi ni ma náwọ́ afá kí ni ẹbùn aládùá ìyá dípa ẹlẹ́bùn wa ní kíní wọ́n ni ní orúkọ jésù mọ́tò ìnífẹ́ wọn mọ́tò tírábù àkáàbùtá níbi ni a ṣe wà ń wò rẹ́yìn ṣe àwọn mùsùlùmí pé àmì nígbẹ́dẹ̀ àmì à <laughs> mọ́tò rẹ̀ lọ gbóná dánù àwọn kèfèrí makafa ìdàrọ́kì bú filfulki dáàwùlọ́ha mukhlisina lahudin àwọn èèyàn tí wá wọ́n sì wà níbi tó sẹ́fù wọ́n fẹ́ pọ́ sínú khataru

ẹbọ ló ń ṣe yádà kufrun billahi azza wa jalla ìgbà tá lọ sí afẹ́ lọ sábùjá ní ibi ọ̀dọ̀ tẹ́rùn bẹ̀rẹ̀ ẹni tí ají lọ bí fọ́sù bí bá ṣe fẹ́ bẹ̀rẹ̀ wọ́n sáà mọ́tẹ̀tẹ̀ wọn àfá mọ́tẹ̀tẹ̀ ibi tí bá sọ́rọ̀ mọ́tò lọ́wọ́ ibẹ̀ ni ẹni ẹ̀kan yí sádùà ní tọ̀ ẹ jẹ́ ká gba àdúrà ní orúkọ Jésù bá sọ̀rọ̀ ayọ́ sẹ̀lẹ̀ ọkọ̀ kan wọn àtàbí ti wá ní kí ni ní orúkọ ní orúkọ fún kí so yí báyìí àbí ah ní mítìn ẹ̀lùmí bàjẹ́dẹ̀ kan ní ó yẹ já dìde ẹjá sí fìlà kí n sí fìlà fún kí n ẹjá dìjú àà ah! ẹkúnlẹ̀ ó tún kúnlẹ̀ náà àwọn èèkún kún kọ́m àà gbẹ́jẹ́dẹ̀ ẹlùmí bọ́dá sọ àṣẹ irú mítìn yẹ wọ́n ti kọ́kọ́ mamókì tèmi àà ah! àwọn àdúrà kìnnì àwọn ìṣẹ́wù ṣépè ní ká mọ́ sẹ́ni àfá bó bá wọ̀ lè ṣépè fún àti ẹ̀ bó bá wù ọ́ ṣépè <laughs> fún ààrẹ àmá wà wù ẹ́ àmọ́ ní sí dùwà fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ni ọrùn kí ń ṣe ó yẹ gbọ́ ẹjẹ́ ká dìde ẹjẹ́ ká dìde ẹjẹ́ where should I stand up ìmọ̀ dìde ẹgẹ́ lásẹ̀ gan só mọ̀ túnmọ̀ rẹ̀ ó léwu gan ní ẹ̀sìn Islam àdíkíwà lórí ẹ̀ Allah alam náà wọ́n tún wọ́n láwọn tí wọ́n tẹ̀lé ọlọ́ event àmọ́ tán bá lọ ọmọ ní ẹbá gbé oúnjẹ bọ̀ ṣẹ́rí oúnjẹ ẹ̀pàásù nípa lójú oúnjẹ àwọn yẹ̀wúdí àtàwọn sọ́rọ̀ tí ẹ̀bá ti kí ń sí oúnjẹ tó ní ẹbọ nínú tó ní kìníkà ẹbọ nínú àbí tó ní nǹkan ẹ̀sìn wọn nínú tó bá jẹ́ ní oúnjẹ ní àbújí ẹ̀jọ́ so eh, kò sí ìṣù pẹ̀lú ẹlẹ́ gbóúnjẹ tí ó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn nítorí ọ̀tọ̀ amúlẹ̀dínà utul kitaba halal lakum oúnjẹ wọn so oúnjẹ wọn èyàn lè jẹ oúnjẹ so oúnjẹ Christmas àbúnjẹ ẹ̀sìn àbúnjẹ bí òkú àwọn oúnjẹ káàtọ̀ pé tí mùsùlùmí gaba gbé fọ́gọ́ ò lè jẹ mùsùlùmí ń sòkú gan ó wá gbóúnjẹ ẹ̀yà wákú ni ní ọ̀gẹ̀rẹ̀ kan ẹwà gbúdẹ̀ káàkiri ẹwà gbúdẹ̀ ọ̀dọ̀ wa ṣe rí kíní inú tèmi tẹ̀mọ́ kódà láìpẹ́ ládùgbọ́ mo mẹ́ pé ṣe wọ́n gbóúnjẹ wá lẹ́lọ́rọ̀ tí wọ́n ni àwọn ah, gbóúnjẹ ah, alhamdulillah ó sì ẹ̀lẹ́ gbóúnjẹ yọ̀dọ̀ mi kò possible now like bóòlù ṣe gbóúnjẹ asọ́dọ̀ mi ah, ẹmọ́bìnú ẹlẹ́pẹ́ sí ilẹ̀ kọ̀kan like ṣe ṣe bí ṣe ṣe ṣe mistake kọ́nà àjọ́ ti lọ sọ lára pé má gbóúnjẹ lọ sọ́dọ̀ àfá o <laughs> ah wọ́n ń jẹ́ o èyí ò sì sọwá di kíní bá kọjá kí wọ́n dáadáa ara nǹkan lọ́dọ̀ wọn kódà wọ́n lè akẹ́lẹ̀ afẹ́ ìdákùnsẹ́ ní kíní kan á fún wọn bó mọ̀ pé sórẹ́ sí bó sì yẹ kó ṣe rí náà nìyẹn bó ṣe rí lànánù táwọn mùsùlùmí fi respect ara táwọn kèfèrí fi respect mùsùlùmí àìkí ń compromise ẹ̀sìn ìyẹn tó lámọ́lẹ̀ ìyá mùsùlùmí làwà àìjọ́ oúnjẹ Christmas yìí ẹ̀ẹ́ tọ́ ẹ má bínú mọ́ ma wọn kírísítẹ̀ tó ti kẹ́ mọ́ ńlá mọ́lẹ̀ àfá àìkí ń jóúnjẹ ọdún yín wọ́n sọ fọ́bá aṣọ tó pé wọ́n gbà wọ́n sì lọ dà sẹ́yìn wọ́n sì gbàbọ́ afọ́ a sì mọ̀ pé wọ́n lọ dánù ẹ̀sìn ẹgbẹ̀ yóò tún gbà mí yóò ohun ní dákàdà fún yín òun lọ mọ́ bá yé dánù fẹ́ àwọn ajá yóò jẹun ó wù báyìí kírísítẹ̀ ẹ̀yìn òdẹ̀ ẹ̀kẹ́ so kí ní ẹ̀kẹ́lẹ̀ pé ah believe ti ẹni believe ti ẹmi ni yẹn bọ̀ ká ma dọ́gbọ́n sí believe ti wa ká ma dọ́gbọ́n sí nǹkan ma bínú ká bínú àìpẹ́ ní mo ń kọ status èmi kan sọ mo asọ̀rọ̀ àwọn christian tẹ́ni mo kan post ẹ̀ lọ ni ìkanú àwọn family bàtọ́ close kan bẹ́lẹ̀ mọ́ mi tẹ́ mo tán ka status ah ọlọ́jọ́ dà fúyà mọ́ ká mo ti fẹ́ dáwọ́dọ́ tẹ́lẹ̀ mo kan tún continue gbogbo òun ló kọ́kọ́ ń wò ọlọ́jọ́ dáfọ́ tó wò ẹ́ ah, mo tó fi ráhùn tí ó bá family member tó close tí yẹnyẹ́ dẹ̀rẹ̀ ní ẹjẹ́ sí ni tí wọ́n mọ̀ pé ń hmm, hù any other thing o bẹ̀sẹ̀gbẹ̀ bọ̀ tó wá ti dídí ọ̀rẹ́ sí qala Allahu qala rasul wallahu alaikum warahmatullahi wabarakatuh ah time eh pé mm, tí ìrántí kí ń ṣẹ́rọ ẹ̀sìn tí ìbá ti kí mm, ń ṣe ẹ̀sìn nìkan tí wọ́n ṣe yẹn tàbí nọ́mà àádà nọ́mà in náà ma ń ṣe náà kò sí jù ẹ̀ bí wedding kò sí jù ẹ̀ kò sí wàhálà pẹ̀lú ìṣàlọ̀ èyàn so ibá nígbàtí àwọn musulmi bá ń ṣe nìká tàwà yàfọ́ tó tí wọ́n sí ẹ̀ tẹ́ǹsẹ̀ lọ́n bẹ́ so ibá yàrí ìyí ò sún jẹ́ ẹdí haram wọ́n yàfọ́ tó ń bẹ́ wọ́n ṣe kí níbẹ̀ ìwọ òní bá wọn jòkó ń bẹ́ gbójẹ wá fún ìwọ́n jẹun lẹ́wọ́n tẹ̀lé ni wọ́n ṣe tán wá torí ẹ̀ ṣe kí ilá ìyẹn ní bá wọn dípẹ̀ wọ́n ìyẹn tí ẹni bá wọn júnjẹ yẹn because ìyẹn fi ń ṣe ìdágbẹ̀yìn ìgbántẹ́ ń ṣe yìí wọlé náà kúmí ẹ̀yìn ilẹ̀ yóò pòkọ́ lọ́ọ̀bá sí wá kò rísmọ̀ láyàrí ẹ̀hẹ̀ ayọ́ ní bí i item 7 náà so mẹ́rin tó pani so gbogbo jẹ́ tẹ́wàá jẹ́ bismillah tó bá sílákọ̀ ismullahi alayhi khalas bọ̀ tó bá jẹ́ ló sàbí àwọn Ṣàngó àbáwọn jálàdúlọ́pá ò lè jẹ́ òkú mbẹ̀tẹ̀lẹ̀ yóò jẹ́ ó lè jẹ́ tó bá jáwọn jálàbí ló pa àbáwọn ní Ṣàngó àbáwọn ní Ọ̀ṣun Òṣogbo but tó bá jáwọn Jew àti Christian àwọn lọ́lọ́run yọ kalẹ̀ ní Qur'an Jew àti Christian ipé èyàn lè jí oúnjẹ wọn àti tó bá pa tẹ bá ti dákọ ismullahi alayhi bismillah ó ti tán kó dà wáyà tí bí àwọn gé jáǹtì bó bá ṣe pa bó bá ṣe bismillah khalas Allahu a'lam